لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه إحسان إلى يوم الدين أدقفوا الله سبحانه وتعالى أترى عليكم كاتي قفوا النبو محمد صلى الله عليه وآله وسلم nínú àwọn oníranìra ìjọsìn tí tí ó lẹ́tọ̀ lórí lórílẹ̀ Allah subhanahu wa ta'ala ibi ta dé ọ̀nà ni al ọ̀nà ni ìmábẹ̀rù wani al-khashya tu Shaykh Saalih wani al-khashyatu hiya naw'un min al bí ìpín kan nínú ìmọ̀ abẹ̀rù náà gẹ́gẹ́ bá ti sàlàyé sẹ́yìn pé kò tọ́ kí ìmọ̀ abẹ̀rù ẹlùmí lẹ́yìn Allah subhanahu wa ta'ala so khashiya náà ìpín kan náà ni nínú ìmọ̀ abẹ̀rù bí ìmọ̀ abẹ̀rù lónà lọ́lọ́fin wọ́n ní fàlá tuqaddim khashyatal makhluq ala khashyatillah kò tọ́ fún wọn mùsùlùmí kò wá gbé ìbẹ̀wò ẹ̀dá kò wá gbé borí ìbẹ̀wò Ọlọ́run Ọba kí yẹn bẹ̀wò yẹn ju Ọlọ́run Ọba lọ gẹ́gẹ́ bá ti ọlọ́run láwọn tó ṣe pé wọ́n jíṣẹ́ ọlọ́ọba subhanahu wa ta'ala tí wọ́n dẹ̀ bẹ̀rù rẹ̀ tí wọ́n dẹ̀ bẹ̀rù rẹ̀ nìkankan ní dẹ̀yìn Allah subhanahu so ilé àti àlàyé ìsẹ́yìn tẹ́lẹ̀ náà al-khashya ọ̀rọ̀n al but àwọn sàlàyé pé èyí tán pè ní al-khawf tabi'i ń bẹ lè tó jẹ ṣe rí èyí tó kù ní àwọ̀rọ̀ ọgbà الرغبة أناني أن تكون فالرغبة تكون إلى الله وهي الطمع فيما عنده إن تبني الرغبة ونكي ما أروك نقع كتوى لدو الله وبا in tó àlọ́dọ̀ ọlọ́ọ̀bá tó ṣe pọ́lọ̀ ní kalibin fún yẹ̀yẹ ó gúdọ̀ orúkọ rẹ̀ sọ́dọ̀ lómi ní lẹ́yìn Allah subhanahu wa ta'ala so gẹ́bọ́lọ̀ ìsọ́nù àwọn ọ̀dọ̀ ọlọ́bà làwọn ọgbọ̀n kan tó ní wàhíyà rọ́gbàtù fi ma ìlàlá wàtàálùkù bìlá fàìdà rọ́gbà fi ma ìlàlá hamalahu zárika alàtọ́ àtìlá wàtàkìlì mẹ́rìnlá tí ẹ bá tó ọlọ́wọ́ bá tó hàrọ̀ tààrà tí ẹ gẹ́ yóò jẹ́ pé ọlọ́wọ́ nìkan yóò mú láyáyàn in tó kù ní àbúrọ́hùbà ṣẹ́rí àbúrọ́hùbà náà bí ìbẹ̀rù lónà náwọ̀n min al-khawf ni ọlọ́ni ìyáyá farhabun ìmì ọlọ́ọ̀bá ní kẹ máa ṣikí ní o kẹ máa bẹ̀rù in tó kù ní àtàlùhù àtàlùhù ni ìmú nǹkan ní ìlàhà ìláhùn gbogbo tó bá ti dá ojú ìjọsìn kan náà pé ní ìláhùn ìtúwẹ́ ní pé aláhùn ìláhùn Ṣàngó ìláhùn Ọbàtálá ìláhùn anábì Ìsá ìláhùn tó ìláhùn ní ẹkúrà mike tí wọ́n mú dájú tó bá ń sin ó ti di ìláhùn tó bá ti gbé anything tó jẹ́ ìjọsìn tó ti dájú rẹ̀ kọ́ bóyọ̀ kan wó sòsò ọkà pínjọ kẹgbà ìwọ microphone ìdákùn sàánù ní ìláhùn ní ó ti sọ́ kí wá ní al'ilahu bilhaq that is Allah àwọn yòókù alihatun bilbatil yóò so tó bá ti gbọ́ ibá yẹn ìdágbẹ̀ ni ìláhù gbogbo tó bá ti dájú ìjọsìn kan ní o so a ṣe àtàálùhù ìdájú ìjọsìn kọ̀ọ̀kan Allahu nìkan ni ó ní ẹ̀tọ́ صي هنا التعبد ويطلق التأله ويراد به المحبة من الوله وهو المحبة هذا حق لله يبقى من هنا يقول فون المحبة التي مثلنا يقول يطن فون الله وتوكي يمو ألمني الله لدي الله يبقى لأبركوة والسجود أبركوة wani alfuwar ibadatun la ya kuno illa lillah la yarka'ul insanu li ahadi wani kò tọ́ fún wọ́n kó ma ṣe rukowa fẹ́lẹ̀mí lẹ́yà Allah rukowa gẹ́gẹ́bẹ̀ náà ni asujot wani wàlá bẹ́ẹ̀ ní ẹni kò tọ́ kí ẹ ma fún yẹn kó ma tẹ̀ fún yàn báyìí o ń tẹ́rí bá fún yàn tààzí ìmọ̀láhù tó fi ń bá bàrẹ ènìyàn ọ̀tọ́ falìhìnáhù aláwájìhì zulli wa ta'zim limanin hana lahu ruku'un li ghayrillah torí ma tẹ́ríba fún yàn báyìí ìtẹ́ríba tó kó sínú nǹkan méjì àtàdìm ìbàbàrẹ nìyẹn wà zul àti ìyẹpẹrẹ ara yẹ̀fẹ́ ah, ni ẹgbẹ́ ah ọmọ bá ní ah ah wá ń ṣe bẹ́ẹ̀ ó tẹríba fún ìmọ̀ ṣe kòkó ọ̀fẹ́lómílẹ̀ Allah náà ni ó wọ́n ní kò tọ́ kí yẹ sí bẹ́ẹ̀ ẹlómílẹ̀ Allah subhanahu wa ta'ala la yasjudu lis-sanam ọgbọ́rọ̀ sí sujudu ilé tán máa sóbi sàárè ní ọ̀gbọ́dọ̀ tẹ̀ fún ọ̀gbọ́dọ̀ lọ sí ìbẹ̀ pálọmọ fúrí kalẹ̀ fún wọn mẹ́ àbíkọ mọ́ tẹun rẹ bá fún wọn wala li adhimin min al-udama ọ̀gbọ́dọ̀ síbẹ̀ fẹ́ nìkan tó ga nínú àwọn tán gáyé kákùngbà àwọn lágbájá ká máa tẹ̀ fún wọn wọ́n bá wani kanal fúrùsù wa rome yóò àbìmúnà mọ̀lúkàrù sai ráwara àwọn fúrùsù àwọn persian àtàwọn romans àwọn náà mọ́n síbẹ̀ wọn mọ́n tẹ̀rí bá fáwọn na láhùn kódà wà tún mọ́ fúrùkà gẹ̀ẹ́ wà mọ́ balẹ̀ tí ó lọlẹ̀ tẹ́ yẹn yábáyìn tí wọ́n tí ó mọ́ wọ́n lẹ́lẹ̀ gẹ́gẹ́ bá ṣe ráwọn mùsùlùmí mi lé ní iná tí wọ́n sì bẹ́ fáwọn àfáwọn afáǹbọ̀ wọ́n wọ́n lẹ́lẹ̀ lọ́bá yìí tí ó wọ́lẹ̀ tẹ́yẹyẹ wallahi ilé ìlú gan fálìkì àmàwà kúmà dìkẹ́ gbogbo ohun tó ń kí nítorí pé ń ṣe sùjú fẹ́lómi lẹ́yìn Allah àbó ń tẹríba fẹ́lómi lẹ́yìn Allah òun ló fi dá gbogbo ẹ̀rù sínú tọ́ilẹ̀tì walamma ra'ahu Mu'adhun bin Jabal ìgbà tí Mu'adh wá lọ sí Yemen tó lọ́gbà àwọn alẹ́ iná foríkẹlẹ̀ náà tẹ̀ fún àwọn pastors wọn àtàwọn àfáà jọsùn wọ̀n yìí àá wọ̀kọ́dìmọ̀ alàdàbí pàtàkì sọ́dọ̀ àdàbí o àrọ́dà ayé sí ìdàláhù ọwá bẹ́sẹ̀ bẹ́fà náà fàmànáwò aléhì salatu wasalam anábi wá kọ̀ fún wọn anábi ni pé laukuntu amiran ahadan an yasjuda li ahadin tí n bá fẹ́ pàṣẹ fẹ́nìkan ní kó ma tẹ́rígbà fẹ́nìkan ní la'amartul mar'ata an tasjuda li zawjiha li'idami haqqi yariha ìyàwó ni bá sujúdù ibi tí ó jẹ́ kúrò ọ̀pọ̀ tí sọ̀tẹ̀ ti habasha nígbàtàwọn mùsùlùmí tí wọ́n lọ sí ethiopia ń báyẹn nínú kan tí Amru bin al-As radiyallahu anhu tí wọ́n lò against àwọn mùsùlùmí lọ́jọ́ náà lọ́wọ́ tán fẹ́ lò against wọn tán fẹ́ fi lè pẹ̀lú ẹ̀mọ́ṣẹ́ ọba òní pé ọwọ́ sọ fọ́ba pé

ànábì tí wá ti pa wá láṣẹ ipáwò òbòdò fi bẹ́ẹ̀ pẹ̀lú lílé yàbá ẹwà wọ́bà yẹ́ ọgbà ẹgbẹ̀rẹ̀ ibẹ̀ ìgbẹ̀fẹ̀ ọkí sí fi nínú àṣíwàlá ló jẹ́ pé àwọn tọ́lọ bá sàánú pẹ̀lú ọkà tó mọ́ ọmọ tí kìí rúdùdù ẹwọ́ bẹ̀ ní ikò wọ́n pé ah ó yá ẹ kọ́kọ́ lọ dà wọ́n sẹ́wọ̀n òkè ọlọ́run tí ló ní kẹ́yìn mọ́ sí bẹ́ àbí òṣùwàlá ẹjagbọ́n gbàtẹ́ ìyẹn kẹ́kẹ́ tí ẹ̀kọ́ ni ọ̀rọ̀ ta fẹ́fà ní aslan but ok ẹjagbó tẹ́lẹ́gbọ́ lítà ọbẹ̀rin rẹ̀ padà di mùsùlùmí ṣe bá ń yà rẹ̀ àwọn àhàdìsì rẹ̀ tó wà àwọn àhàdìsì tó wà tánàbí ti ń kọ fáwọn èèyàn ìgbà pé yọwọ́ ọ̀gbọ́dọ̀ tẹ́ kódà tó fi mọ́kíkí nínú ìyẹjọ́ ní gbogbo wa àwọn àhàdìsì ti wá ńlá mọ́lẹ̀ pé ọ gbọ́dọ̀ sẹ́sẹ̀ sílẹ̀ ẹjọ́ kíra yìí náà ilé ìwá ni yóò kò sí ìtumọ̀ ipé kò lápọ̀ ní bẹ́ àwọn yóò lẹ́kọ̀ọ́ ìwọ́n dẹ́mọ̀ fáwọn tí wọ́n èké ń tẹ̀ ní ìwọ̀n náà àwọn ọ̀nà fẹ́ lẹ́kọ̀ọ́ jù dákùn kí láǹfààní sọ́nà Yorùbá kà mọ́ ń sábùsí Yorùbá ní kíni ẹ̀lọ́mọ́ sábùsí àbòsípọ̀ Yorùbá ní òsọ̀mọ̀ pé kúlẹ̀ ìṣẹ́wà ní ìṣẹ́ o yóò túnmọ̀ takọ̀pọ̀ tó kúlẹ̀ àtíbẹ̀lẹ̀ ní kúlẹ̀ ìṣẹ́wà ní ìṣẹ́ òkè kí n dé ní ìṣẹ́ báyìí kí n kúlẹ̀ kí n balẹ̀ kí n mọ́ fàyàwọ́lẹ̀ báyìí mo kí ah, ẹkúlé mọ́mí mo dẹ̀ kí mo dẹ̀ fàyàwọ́lẹ̀ báyìí bóyí ó yá dákùn bá gbé fílẹ̀ mọ́mí ẹ máa pè mí mọ́ o tí ó bẹ́ pè mí ah, mọ́mí wà ẹ̀wọ́ ṣùgbọ́n ti kúnlẹ̀ fún àrí ó ti bóta ti kọ kọ kọkọrọ ọba ẹlòmí ó bẹ̀ lè wọlé tó bẹ́ mọ kò sí lẹ́kọ̀ọ́ náà bọ̀jẹ̀ tó dípa ara ọlọ́run ti lè lọ́wọ́ fẹ́ bá ó wá dé á ẹ̀yìn gẹ́mọ́ rí pé àwọn ọmọdé gẹ́mọ́ lẹ́kọ̀ọ́ láti wọ́n sọ fún wọn náà tí wọ́n tó gbìyànjú àti lọ bá jùjẹ̀ sí ọlọ́wọ́ bá sọ hánà wọ́n tààrà ó dọ̀ wá pẹ̀lú àwọn ìwà ẹ̀kọ́ tó lá tó dágẹ́ ẹ́ ìwọ náà wọ́n gbé onígbèraga ìlà ní aslan òun náà tó fi gbọ́ àwọn ẹ̀kọ́ ọmọ yẹn ní ìgbèraga àwọn gbà tó dé ah, eléyìí ò ní kúnlẹ̀ àmọ́ kò sí kò ẹ̀ lé rí ìwà ẹ̀lẹ́kọ̀ọ́ kàbà ìlànà èèyàn bọ̀ wá lọ́bá wọn bẹ̀rù lọ́fẹ́ pọ̀mí lọ́bá wọn pọ̀ wọ́n fẹ́ sí mọ́ lọ́bá wọn sí anything kódà àwọn èèyàn mọ́rí pé àlóòtọ́ ara wọn àìkúnlẹ̀ àwọn ilé ìtìrísà ìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn sẹ́gbọ́yé ní kí bóyá ìlẹ́kọ̀ọ́ kankan ló wà bẹ́ẹ̀ ẹ̀rù ń bà wọ́n pé tánàbí wọn ní ká mọ́ sí ilé láwọn òfin sí tàwọn wọ́n ti máa ń kọ́ ilé àmọ́ kí wá dúó kí wá wà adamant ló gbé ìkólẹ̀ ìkólẹ̀ ìkólẹ̀ fókíní kí lẹ́gbẹ̀ẹ́ kíní kan ti wà bẹ̀rù tí ó bá sí nǹkan tí bẹ̀rẹ̀ òkò ní tẹ́lì kan bá dé tó kódà òkè tó wà wé ìbò ayé ìjọ mẹ́jẹ good morning yóò náà ṣe wọ́n ṣe ga tó yóò náà ṣe ọlọ́ọ̀kan báyìí kò sí ìkò kò sí ìkò lẹ́kọ̀ àwọn òwò rí pé kí ni ẹni yóò rí ẹni bò ẹlùmí wà ní pé bọ̀ àṣà àti wàwà ní ẹkù àṣà tó bá tàkọ̀ sí ọkọ̀ yóò jẹ́ àdáyàtú àmàhàkàmà

kíyàn owó jàǹsíkì àbíjẹ́ mẹ́mẹ́ kó tó sí lábé tí ajá gọ̀ọ̀bì yìí tọ́wọ́ ń fàṣẹ mẹ́bá yìí ha sáàbì fún gbogbo ẹ̀ ẹ́ kẹ́lẹ́wú fún tọ́ ìmì ìgbọ́n yóò tọ́ wọ́n tó sọ̀kan gọ́ so ilé ìkọ́ àsàmúra yóò bá lè kò sí wà lápẹ̀lú ah wọ́n nílẹ̀ yóò bá o ọmọ ìṣẹ́bá àtọ̀ wọ́n nílẹ̀ Yorùbá o tí wọ́n bá fọmọ lọ́kọ ọ̀rọ̀ láwọn mọ́ gba iṣẹ́ tí wọ́n sì tó àkàlásẹ̀ ìgbàtà wọn ló sẹ̀ríà ilé ìtàkùn sẹ̀ríà láwọ́ àhá ẹlẹ́bàṣẹ́ mọ́ wùlẹ̀ nígbé eléyìn tó kọ́nù tó bá ti lè kó takùn sẹ̀ríà ìsìnkú àtìkú dáni àmọ́ tásà ibá ti wá takùn sẹ̀ríà wọ́n wọ́n bá ọdákùn ah, àwà mú ẹ̀lúmítọ̀ ọmọ pẹ̀lú ẹ̀lú àsálágbà ní kákíyẹ̀ lórí ìyàwó rárá ó dá ṣe èbó sí lágbàrà ògbó náà èbó ìsì lágbàrà náà a ní ẹ̀bọ̀ kíyẹ̀ lórí ìyàwó ẹ̀yí báyìí tó ká má dá àṣà ká má dá pọ̀lẹ́sẹ̀ àfẹ́kọ́ bá tí wà pọ̀lẹ́sẹ̀ àdúrà pẹ̀lú nígbó tó wá fọ́ nìdúrí pé ó tún wá pọ̀ kódà nílẹ̀ Yorùbá yìí ó tún wá pọ̀ nínú on a large scale lókódà àwọn amọ́tùmọ̀ for everyone táwọn náà fi ń gẹlẹ̀ nínú àwọn tó kò pé ìwò tó bá ń kúnlẹ̀ nítorí àfàtà gbajúmọ̀ gani ọ̀rẹ́ tẹ́tìkú tán sọ pé ìwò tó ń kúnlẹ̀ àti wọ́n tó ń kúnlẹ̀ fún ẹ̀yìn méjì jòjò ogun tó wájú ọlọ́wọ́ báyìí ó wà nínú àtọ́sí pé ó ṣe odidi lẹ́kṣọ̀ kan lórí ìkúnlẹ̀ odidi lẹ́kṣọ̀ kan ló ṣe onye ụtọ òtọ́ òun náà fi rẹ̀lẹ̀ ó di ní 30 minutes tó ṣàlàyé a mú àyà kùránù wọn lókò àwọn annal masajida lillah fala tad'u ma'a Allah kó dáyà ní kan ló ti ẹ̀ lókè òun lè lọ àyà tó látàwọn àdíkì ni àmọ́ sí àbá tó pínlẹ̀ rẹ̀ ya ní pé àmọ́ kátólì mẹ́jọ rọ̀ yìí lọ sọ́dọ̀ kí kọ́kọ́ gba implementation kàtẹ́lì tó lẹ́sì ọlọ́wọ́ bá kò sí tí ń jẹ́bẹ̀ tó àwọn èèyàn pọ̀ táwọn lẹ́mọ́ ló gbogbo pé kí ní lóòtọ́ òdá lóòtọ́ lọ́bùrú pé kí ní ẹ̀ ti lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní pé kòkólẹ̀ kòkólẹ̀ ó ti lò báyìí because oníkálùkù náà ti rí pé lóòtọ́ kì ní lóòtọ́ kódẹ̀ tó bá sí ń ṣe ìwọ́n náà bí kí ní yóò dá lóòtọ́ ká mọ́ pàrọ̀ ìwọ́n náà mọ́ pàrọ̀ fara rẹ̀ so ibi tó ti wá ń léwu ní pé tó bá ti wá ní tààrí wọ̀dúrù yóò di ìbádà mọ́ lọ́wọ́ wò ó wá ń ṣe fún yàn ta'ziman wa dhullan in tó dẹ̀ súnmọ́jù ní pé ó lè láti mọ́ tẹ̀kíyàn àbí láti mọ́ kúnlẹ̀ kíyàn tó ní àtò ní tààdínẹ̀ ni ẹ àbí tó ni ẹ ó lè ó lè gúgán because ó ti kó sínú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni alùkùsúwà alùkùsúwà òun ni ìmọ̀ ìmọ̀ yẹpẹrẹ ara yẹn fẹ́lómi dẹ́yìn Allah subhanahu wa ta'ala ilé ìkọ́ nínú iṣẹ́ ọkà wà lóní kíyẹ̀ ní kùsúwà fún yẹ nínú ọkà yẹn wọ́n ni والخشوع هو الرقة التي تكون في القلب وهذا لا يكون إلا لله يقول خشوع ينقو يقول نفعل من أي الله يقول بس من كم تيون يخشوع وجلو بموا تيقو ما باو يكي وجلو بموا يقول يقول سيلة سيلة توتي إيه láti ṣàrí láti bẹ̀rẹ̀ pé tó bá ti mú kọ́ìdò ìdánú kọ́ìdò ní pé gbogbo tọ́lọ̀ ń bá ti lóò nìkan ló ní ọ̀gbọ́dọ̀ gbé fẹ́lòmìnà yàlá kọ́ìdò náà eléyìí ọlọ́run nìkan ló ní ògbòdò gbé fẹ́lómi lẹ́yìn Allah subhanahu wa ta'ala nínú ẹni at-tadhallul wa at-ta'dhimu alladhi huwa min khasa'isi al-ilahiyya nínú ẹ̀nà ni at àti ta'dhim àti ṣàlàyé ilé iná sí ẹ̀yìn so ilé tó wọ́pùtà mọ̀ sí insha Allah wọ́n pé àwọn àwítàfà múra yẹn bàbú dẹ̀lìlù gbogbo lẹ́ẹ̀kọ̀kan nínú Qur'an yàtọ̀ sáwọn àyíta ti ṣe wọ́n tó kọ́ àwọn dẹ̀lìlù lẹ́wà fún gbogbo lẹ́ẹ̀kọ̀kan àbí Allah subhanahu wa ta'ala ó ṣe lọ́wọ́ هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته